إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى فإن تقوى الله تعالى من أسباب الأمن والاطمئنان فإن الأمن يا رعاكم الله مما يقصده الشريعة ومن مطالبها العالية فإن بالأمن يعبد الرحمن وبالأمن يقيم الصلوات وبالأمن يستريح العبد والأنام عباد الله فلهذا قد جعل الله تعالى بعض الأمن التنظيمات وأوجب بعض الواجبات لتحقيق العمل في آيات المسلم الخاصة وفي حياة المجتمع ولذلك يا رعاكم الله فمما يطلبه الشرع رفع القلق وانزعاج وعدم الاطمئنان عن المسلمين فيا رعاكم الله فلذلك أمر الله تعالى بالجماعة ونهى عن الفرقة ولذلك أمر الله تعالى بعدم الشذوذ وعدم إفشاء الخوف والروع بين الناس وقال النبي صلى الله عليه وسلم مبينا عظمة الأمن فقال صلى الله عليه وسلم من أصبح أمينا في سربه يعني في جماعته في قومه معافا في جسده عنده قوت يومه فكأنما حيزت له الدنيا وكان النبي صلى الله عليه وسلم يقول في دعائه اللهم استر عوراتي وآمن روعاتي فالأمن مطلوب يا رعاكم الله والانزعاج والقلاقل والفوضى مطلوب رفعه أرقف الله سبحانه وتعالى أطرى لكم كيات قرابة النبي محمد صلى الله عليه وسلم أورا ليري àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tí ó mọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ ti الله ẹ̀páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala torí pé ìpáyà Ọlọ́run Ọba nínú àwọn okùnfà tẹ́yàn fi máa ń ní ìfọ̀kànbalẹ̀ ni àti àlàáfíà so nínú ìgbésí ayé àti láwùjọ Ibadallah ọ̀pọ̀lọpọ̀ àwọn àdánwò ọ̀pọ̀lọpọ̀ àwọn hílàhílò tí ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àìfẹ̀míbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn jàgídíjàgá nínú àwọn nǹkan tó ń fa ìbáraláà àìpáyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni o àwùjọ tán bá ti páyà Ọlọ́run Ọba ìbáraláà aláfíà ó wà ń bẹ ìsẹ̀mí ọ̀run ó wà ń bẹ dúkìá àwọn èèyàn ààbò wà fún ẹ̀mí àwọn èèyàn oníráre àwọn èèyàn ní máa gbé nínú bẹ̀rù tó yẹ pé wọ́n kọ́lé wọ́n tún ma fẹ́ǹsì ga ẹlùmí o tún ma fẹ́ǹsì ga yóò tún fi rin sí ẹni òtútó yóò tún kó bábọ̀ àyàbó Ibadallah gbogbo eléyìí àpẹẹrẹ pé kò sí àlàáfíà ni ọ kò sí ìfọkànbalẹ̀ so yóò ma wò pé a ah, ẹjẹ́ kí má jìnà sí àbí ìbẹ̀rẹ̀ kí mọ́kúta ni Allah gbogbo tó máa ń fa ilé àìsí àláfíà ni o àìsí ìfọ̀kànbalẹ̀ láwùjọ gbogbo wa náà láti tí ẹni kọ̀ọ̀kan wá láti wà ní irú situation báyà bí ìkejì rẹ̀ ṣùgbọ́n kálọ mọ́ nínú àwọn àdẹ́rà Ọlọ́run bá subhanahu wa ta'ala òun làláfíà wà gẹ́bà òyìn náà sí máa ń sọ kò sí tó tó àláfíà ìbádọ́lá bó bá wà tí ò bá sí àláfíà ah so kò sí kò sí ìfọ̀kànbalẹ̀ kò sí ààbò ìbádọ́lá bí ìgbàgbé kò sówó ni o nínú dẹ̀rọ Ọlọ́hun bá subhanahu wa ta'ala tó galowa Ọlọ́hun bá subhanahu wa ń sọ nínú àwọn oore tó ṣe fún àwọn tó ti síwájú Ọlọ́hun bá ní wa daraba Allahu mathalan Ọlọ́hun bá ń fún yí lápẹẹrẹ qaryatan ìlú kan kanat aminatan nínú àwọn orí tọ́lọ̀wọ̀n bá subhanahu wa ta'ala ṣe fún yẹn fa ìlú náà fọkànbalẹ̀ mutma'innatan gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló tutù gbogbo ẹ̀ ìfọkànbalẹ̀ ni gbogbo ẹ̀ kò sí jàgídíjàgan kò sí ọlọ́wọ́ bá ní ya'tiha rizquha ragadan arziki rẹ̀ ma wá ń ní rọrùn min kulli makan ní gbogbo ayé fakafarat bi an'umillah àmọ́ wọ́n ṣe kèfèrí pẹ̀lú àwọn ìdẹ̀ra Ọlọ́run Ọba ibadallah tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó bá rí tán lára àwọn ẹrú rẹ̀ pé wọ́n ṣe tán láti jọ́sìn fún wọ́n sì ń jọ́sìn fún lódodo wọ́n jọ́sìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan lódodo wọ́n sì tẹ̀lé annabi rẹ̀ sallallahu alaihi wasallam ìfọkànbalẹ̀ tí ó wà lẹ́mí wọn fún ara rẹ̀ gan nǹkan tí ó gani ibadallah ẹrù pé lásán ni gani àwọn 300 àbáwọn tí wọ́n tó bẹ́ẹ̀ àbáwọn tán ti jù bẹ́ẹ̀ lọ díẹ̀ gani kan wọ́n bá tó àwọn èèyàn tí wọ́n times tí wọ́n pọ̀ jù wọ́n lọ nínú ogun Badr àwọn sahaba nabi sallallahu alaihi wasallam amnu ni ìfọkànbalẹ̀ ni lórí pé islam lè yán wà lórí ẹ̀ ìtẹ̀lé súnnà nabi sallallahu alaihi wasallam lè wà lórí ẹ̀ ìbádọ́lá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí òun náà mọ́ tó wà lórí ẹ̀ o nínú tí ń parọ́ fáwọn èèyàn òun náà mọ́ tó wà lórí ẹ̀ tẹ́lòmí bá wà lórí ibùsùn kú báyìí yóò a máa wò yóò máa wá lọ yóò máa bọ̀ ẹ̀mí rò ní balẹ̀ pé ah òun bẹ́ bọ́lọ̀ pàdé pẹ̀lú orú wa ta'ala Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run bá sì ń sọ fún wa nínú al-Qur'an al-Karim ní pé nípa àwọn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala sí oore ìdẹ̀ra fún nílùú wọn láyé wọn àti ọ̀pọ̀lọpọ̀ ọgbà tọ́lọ́run bá máa ń júwe ìlú pẹ̀lú pé ìlú yẹn ó fọkànbalẹ̀ ìlú àlàáfíà ni torí báwùjọ bá fi lẹ́mí balẹ̀ orísìírísìí àdánwò ni ó ma bá o ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ń sọ nǹkan tí a ìkannu àwọn ẹrù rẹ̀ sọ pé odùkúlù misra inṣá allahu aminin so odùkúlù misra inṣá allahu aminin pé ẹ wọ ìlú yìí pẹ̀lú yọ̀ndọ́ ọlọ́wọ́ lẹ́ni tó fọkàn balẹ̀ bákanáà Allah subhanahu wa ta'ala tún júwe Makka nípa wa man dakhalahu kana amina nípa tó bá wọ́ a ẹ̀mí rẹ̀ ti balẹ̀ ó sì ti safe ó ti secure bẹ́ẹ̀ sì ni ibadallah òdodo ni bẹ́yàn bá kọ̀mpíẹ̀ rẹ̀ àbíbà freedom of right freedom pé káwọn èèyàn ní freedom so gbogbo àwọn oríṣiríṣi àwọn àìfọkànbalẹ̀ ní ṣẹlẹ̀ ń bẹ̀yẹ̀ báadọ́lá lè bá àwọn èèyàn ń sá àwọn èèyàn gan sákùn ń bẹ̀ lẹ́yìn tó bá bàbàrẹ̀ sí ó tó bàbàrẹ̀ sí tó bàbàrẹ̀ àláfíà wọ́n kàn lè máa lọ lálẹ́ ẹni kó kàn yọbọ́ sí ni kúà yóò rán lọ sálkìyàmọ̀nù sàbóbìnrin ẹ̀mí rẹ̀ oníbalẹ̀ gbogbo àwọn ìlú tán láwọn ń pèpè sí freedom advanced world modern world so gbogbo ẹni ibadallah àwọ̀ tó dípé kí ni hakíkọ safety àti security ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló wà ibi tẹ́yẹ̀ ó sì ti rí ibi ìtẹ̀lé ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni in tẹ́fẹ́ tẹ́fẹ́ rí nìyẹn ni àwọn ìlú tó kéré jù compare sí population bẹ́ẹ̀ àwọn ìlú tó ń tẹ̀lé islam ni àwọn ìlú tó kéré jù ní àwọn jàgídíjàgá ìwà pàǹlé ìwà kílù mọ́fẹ̀mí balẹ̀ ká ma dàlúrú ká ma dalérú ká ma dọ̀nàrú ẹni tó sí sọ́bù ẹ̀mí èrò ní balẹ̀ ẹlùmí ó tún tira rẹ̀ mọ́ sọ́bù tí wà lábá bẹ̀rẹ̀ yóò tún mọ́ sọ́bọ́ mọ́ gbìn gbogbo freedom gbogbo pé eh, modern world gbogbo camera nínú àwọn ibi tó ní camera jù láyé gbogbo àwọn modern world yìí ni o gbogbo camera tán tò sí gbogbo àrin ìlú ẹ̀ ní rìn ẹ̀rì camera ni aláfíà nẹ́dà ojoojúmọ́ statistics wọn wọ́n pa èyàn 30 30 nílùú kan èyàn 30 ni wọ́n pa lójoojúmọ́ ẹ̀bá àdọ́lá ẹwọ̀n kẹbáyàn so wọ́n sì ń ta àwọn èèyàn wọ́n sì ń ta àwùjọ ní pé ah, ara o freedom kí freedom wà ẹ mọ̀ túnmọ̀ freedom ni ìkọjá àlà lórí àwọn èèyàn ilé kọjá àlà lórí àwọn èèyàn láì sófin láì sí gbogbo ẹ̀ ẹ̀bá lọ́lá ṣùgbọ́n ẹwọ́ lọ àwọn mùsùlùmí kódà ẹwọ́ bí tó bá yẹ pé àwọn kèfèrí ló wà ń bẹ̀ náà ń gbé bẹ́ẹ̀ ẹ wá wo bí táwọn mùsùlùmí wà tó ti ń lo ìjọsìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ wo bí táwọn mùsùlùmí wà tí wọ́n tẹ̀lé Islam lódodo ni o tí wọ́n ò sì gbà káwọn dàlúrú dàlúrú kan dàlúrú mọ́ lọ́wọ́ àwọn Khawarij sanwó olùjáde lórí lórí àwọn tó ma ń dàlúrú so al'amun wa ti salama tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala fi sí yóò sí mọ́tò rẹ̀ lẹ́ yóò sì kó mẹ́ yóò kó nú rẹ̀ yóò kó nú rẹ̀ kọ́lá o lè gbàgbé gan days yóò gbàgbé rẹ̀ abẹ́lómi yóò sí mọ́tò lẹ́ yóò sì sílẹ̀kùn kalẹ̀ òun kàfẹ́ àǹkanú sọ́bù ni a máa lo ìdájọ́ Ọlọ́run ọba nígbésí ayé wa ẹnìkọ̀ọ̀kan wa a sì máa tàn kákàkiri bẹ́ẹ̀ ni violence ò kí bring peace violence è bring peace so àyàfi tó bá ṣe pé ìjagun sójú ọ̀nà Ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí sì ṣe violence in reality ó sì ní mọ́jẹ̀mú rẹ̀ so ìtumọ̀ violence ò kí bring peace ni pé àáyá ah, ó yẹ jẹ́ máa dárú pé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ náà ti hun fúnra wọn láti fi fẹ̀mí wọn balẹ̀ if you don't suffer you cannot get freedom kíníkà kíníkà gbogbo ẹ̀ mara wọn báyẹn ibadallah so káwà náà wo bí àìfẹ̀mí balẹ̀ bó sí ń ga sí lójoojúmọ́ ẹlòmí ò túnmọ̀ òpé àṣẹ́wẹ̀ ah, ipá fẹ́ jíun wé báyìí tẹ́lòmí bá fẹ́ travel pé ah, ara gbogbo tó bá gbà èmi ò nígun ọkọ̀ orí ilẹ̀ ọkọ̀ orí òfurufú o lè mígun tí ò ní sẹ́nìkan tí ó dáadó láàrin ọ̀nà so eléyìí látara ìsí ìfẹ̀míbalẹ̀ ni sanabi sallallahu alaihi wasallam sì sọ ọjọ́ kan nabi sallallahu alaihi wasallam ó ń fẹ̀yìn ti ka'aba khabbab ibn al-arat ó ó wá ní ala tastansir lana ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run ọba só ò ní sọ fọ́nà ọba kó náà wá ṣe ni ah ìyà yìí pọ̀ lọ́dọ̀ àwọn Quraysh anábi sallallahu alaihi wasallam ojú anábi yí padà anábi ní àwọn tó sì síwájú yín wọ́n gbé ẹnìkan wọn kò ní anábi sallallahu alaihi wasallam títí tó fi ṣe pé obìnrin yóò ṣe ìrìn àjò láti Sana'a dé Hadramaut àwọn ìrìn àjò tó jìnà síra wọn gá kò sì ní páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kò ní páyà kẹ́kẹ́ jari kò ní páyà kẹ́kẹ́ pé àbúrú kẹ́kẹ́ ó sì ohun so àyàfi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àtàwọn òkòkò lórí àwọn ẹran rẹ̀ sọ́rọ̀ ọba anẹ́bí sallallahu alaihi wasallam sọ pé bọ́lọ̀ wọn bó sì ran islam dé nìyẹn ó sì ṣẹlẹ̀ ibadallah tẹ́yìn ọmọ táwọn mùsùlùmí ọmọ ṣe ìrìnàjò láti ìlú kan sí kejì tí ò ní sí ìpáyà kankan ṣùgbọ́n ibadallah bíyàn bá ìdẹ́rẹ́wò tẹbá ẹwà rí pé báwọn àwùjọ sí jìnà sí islam sí bẹ́ẹ̀ ni safety and security bẹ́ẹ̀ sì ni ò sì ṣẹlẹ̀ sí ibadallah ọlọ́wọ́ subhanahu ta'ala ó wá gbé àwọn ètò kalẹ̀ tá fi achieve safety àti security nínú ìgbésí ayé ara wa gangan fún ara àti láwùjọ aláwọ̀kọ́ nù rẹ̀ ibadallah nínú àwọn nǹkan tí yíò fi lè achieve safety àti security nínú ìgbésí ayé rẹ̀ gangan fún ara rẹ̀ gangan náà òun náà ni mọ́lá ọba subhanahu wa ta'ala lẹ́ ọ̀kan ṣoṣo kó ṣe pọ́lá ọba ní kẹlẹ̀ yán jọ́sìn fún ibadallah gbogbo ẹni tí bá jọ́sìn fún nǹkan mí tó yàtọ̀ sọ́lá ọba kò lè fẹ̀mí balẹ̀ yíò mọ̀ pé ah òun ò tí sáki ní lónìí ah, bóyá ń drive lọ lásán ni o in wa ọkọ̀ rẹ̀ lọ yóò kàn wá pàdé báyìí pé àà ah, gbékúdé òun ṣe kí ni òun gbàgbé rẹ̀ sílé o àbí ọ̀yẹ́kú àà ah, òun ti gbàgbé rẹ̀ sílé yóò wá máa gbọ̀n níwájú sí ẹni báyìí so yóò torí pé kíni torí pé gbogbo ẹni tí ó bá ti ní pé Ọlọ́run ọba nìkan ní jọ́sìn fún inú ìjọsìn ní ìpáyà nínú ìjọsìn ló wà ibadallah ìpáyà nínú ìjọsìn ní a gbọ́dọ̀ páyà kẹ́kẹ́ a gbọ́dọ̀ páyà kẹ́kẹ́ tó ju bá ṣe ń páyà Ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba fi ìpáyà sí wa láti fi dáàbò bóra wa lọ so tí èyàn bá ń wá amnù bí èyàn bá wá bẹ́ mi sí máa ìtọ́bá ní ah, àfá mú fẹ́ rí yí àbá ẹ̀bẹ̀ kó mi lónìí ẹ̀sìtànkú lọ́nà ni o kódà ìnígbàgbọ́ ìnígbàgbọ́ kó gbá ah, àfá àfá mo rí pẹ́fẹ́ travel next week ẹ̀bẹ̀ dánwọ́lé ìnígbàgbọ́ ìyìn tún wá travel next week torí pé gíní torí pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala nìkan mọ́ mọ̀ kó lè ṣe mí láburú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala nìkan sí ló lè ṣe mí láǹfààní àmọ́ ìwọ wá wúra rẹ̀ mùsùlùmí tẹ́nìkan bá bọ̀ ẹ̀dàkùn ẹ̀dù àfà mórí yóò mórí yín lójú oorun bí tí mo sì ti tí wọ́n fi múyàn lẹ́rú ah, bí tí mo ti ní ò dára ẹ̀wẹ́ eh, ẹ̀rọmí náà bẹ̀rẹ̀ sí gbẹ̀wẹ́ àà ah, ọlọ́dákun ìdẹ́sẹ̀nsìn ah, púpọ̀ ìfẹ́ olóòrọ̀ yí ara àti ara ìfẹ́ olóòrọ̀ yí kẹ̀mbá yí bẹ̀lọ́ ni tẹ́yìn náà bá ti rí ìtẹ́bá fẹ́ dúpẹ́ àà tani ọmọ gbọ́n káfẹ́ náà sẹ́kẹ̀ káwàá ìjẹ́ iná bá fẹ́ fi dúpẹ́ fún ààyìn ah, ní bèèrè kankan lọ́wọ́ yín àmá tẹ́ bá fi fẹ́ fi dúpẹ́ tẹ́ bá ti rí agbára àdúwà tàà sí fún yín tán ẹ̀dá wọ̀nyí náà wọn kan àwọn tí mùsùlùmí tó bá gbàgbọ́ ní ni àwọn aláyìí òun lálá pé wọ́n fọ́dọ́ mọ́ òun lórí yóò kò sí bẹ̀rù kankan àwọn àgbà oúnjẹ torí irú àwọn olówó àlèyàn ní tètè tají látara rẹ̀ ìhùnmọ̀ ẹwùn kan ìbáraláà torí pé kò sí tó lè ṣe àyàfi tọ́nà ọba bá kọ so kò ní wá bẹ́ni tóhun náà mọ̀ pé àwọn ẹni tó fẹ́ tẹ̀yàn kò ní wá bẹ́ni tóhun náà mọ̀ pé àwọn onídì kankan gbà lọ́wọ́ ilé ìwọ tó ti mọ̀ pé àìmáàni ah, rẹ̀ nú Ọlọ́run ọba náà ni pé tó

ẹjọ́ anábi Ibrahim síná ta ló lè ta ló lè kojú rú nǹkan báyìí ṣe bí imani ti wá ṣe rínú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tẹ́mi wọ́n táàmà aládánwò báyìí táàmà aládánwò báyìí tásì mọ̀ pé à ah, bọ́lọ̀wọ́ bá kọ́ yóò ṣe mí bọ́lọ̀wọ́ bá sì fẹ́ làmí yóò làmí pẹ̀lú pé yẹn náà ó ṣe àwọn ọlọ́wọ́ ni kulna eh, eh, ya naru kuni bardan wa salaman ala ibrahim so ìfọkànbalẹ̀ gan ò sí nípa ọlọ́wọ́ subhanahu wa ta'ala bó ní ìfọkànbalẹ̀ wá sí ilé wà níbi àwọn kẹmí ibadallah bákaná nínú àwọn nǹkan tí ma ń bí ìfọkànbalẹ̀ fún yà lára àyàn gangan ibadallah ó náà ni àtàwákùlù ala Allah bẹ́ẹ̀ ni ẹlòmí ò ní sẹ́bọ́n tó tọ́ àmọ́ ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ọba rẹ̀ fúyẹ́ ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ẹlòmí ò ní ṣẹbọ bẹ́ẹ̀ bá sọ fún pé kíní àmọ́ ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ọba rẹ̀ fúyẹ́ gan ìgbẹ́kẹ̀lé Ọlọ́run ọba yẹn gbọ́dọ̀ strong gan ní ibadallah èyàn gbọ́dọ̀ sọ àwọn annabi Ọlọ́run ọba di role model yẹn kàbá àwọn annabi Ọlọ́run ọba sí òun náà a máa gbọ̀n kí èèyàn kò ní rọrùn súnmá so kò ní ní kankan sí má gbogbo tó máa rò báyìí yóò máa rò ní òun ma tún pé wọ́n ma ní wọ́n se báyìí fún wọ́n ma ní wọ́n ṣe báyìí fún tó sì ma pọ̀ wà lórí ẹ̀tọ́ àti àbá wà lórí àìdá kò má gbára lọ́rùn lórí àìdá o so tí ẹ̀mà pé yẹn wà lórí ẹ̀tọ́ a sọ pé kò yí gini padà kò yí ìzẹ́rò méjì padà ó kò sọ́ di márùn-ún òfílẹ̀ bó ṣe wà bí ó sákẹ́ wọ́n ti gbé kéèsì rẹ̀ wọ́n ti gbé in tó ṣe ní 2000 wọ́n ti gbé lọ sẹ́kọ́dà ẹwọ̀n kẹfà ìbáraláà wọ́n náà wọ́n gbọ́n lọ́bẹ̀ wọ́n ni ó ìsì lọ́bẹ̀ wọ́n ni ó so ìgbẹ́kẹ̀lé Ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n bá yọmí wọ́n yọmí Ọlọ́run ó pèsè tó dájú báyìí lọ so aminu lára àwọn kan tí ma ń bí safety àti security nù pé kò sẹ́ni tí ó sẹ̀ kẹ́kẹ́ sẹ́ بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله how do we attain security safety and security in our individual lives in our society indeed about Allah this is one of the problems of our time that is why we have so many heart diseases in our time so many diseases that has to do with people not being safe and calm. People battle with high blood pressure, heart diseases, so many illnesses, ibadallah, in our time. In our time, it is so great, and yet there is abundance of wealth. Allahu Akbar. Our time is very great in wealth. There is abundance of wealth in the dunya, and yet there is abundance of restlessness. about Allah, the lesson is that we go back to Allah subhanahu wa ta'ala. In our lives, in our society, in our society, we make sure we follow order and everything is in order, is in orderliness. We don't behave like anarchists and we don't destroy the society. The Prophet sallallahu alayhi wa sallam said, وَعَلَيْكُمْ بِالْجَمَاعَةِ upon you is to stick together with the Muslims. Stick together with the Muslims and be under their leader. وَعَلَيْكُمْ بِالْجَمَاعَةِ فَإِنَّ يَدَ اللَّهِ عَلَى الْجَمَاعَةِ Because the hand of Allah is on the jama'ah. The hand of Allah subhanahu wa ta'ala is on the jama'ah. The Prophet sallallahu alaihi Wa said, وَمَنْ شَدَّ شَدَّ فِي النَّارِ And whoever leaves them, whoever leaves the jama'ah, Whoever deviates from the jama'ah, deviate into the hellfire. About Allah, we have to put things in orderliness in the society. We do not allow everything to wallow into misery and disarray. We follow the leaders when they command with what does not oppose what Allah subhanahu wa ta'ala has prescribed. We don't go against them, revolting and being turning, turning the society into an anarchist society is not from Islam even if you see those who claim that it is from Islam and what is the end result of that at the end of the day ibad Allah when you allow people to do that to spread that type of belief that whatever you cannot get by his you get it by force when you allow people to spread that, that type of belief about Allah wallahi it will not be, give birth to anything except Boko Haram That is why from the from the roots. That is why we try to uproot it from the roots. But you see the accusations sometimes. These people they love the government. That's the accusations you get. But you kill it from the roots before it starts. Boko Haram did not start uh, from, from bombing people. It starts from those who will, who will start telling the youths, you know, the government are oppressive. They start imputing into the heart of the youth the hatred of the, of the government. This is how they start Ibad Allah. And then you will see, you will see someone going against that. Oh, oh leave them. They just love the government. Subhanallah al-Azim. They love the government, but you want to destroy the society? About Allah, it is not from Islam. Anarchy and disarray. What we do, things has to be in order. The peace that you have, you value it. So that you will not find destruction in the peace that you, that you want to seek by force with violence. We work together with those in authority. We pray for them. We don't go against them. We pray for them, even in, even in the community. You don't, you don't want, you don't seek destruction in your community. Whoever Allah subhanahu wa ta'ala has, has chosen as your leader, you work together with them. This is how peace and security, this is how it is established in Islam. About Allah, without this, there will be no peace and security. and first and foremost returning back to Allah subhanahu wa ta'ala Allahumma ati nufusana taqwaha wa zaki anta khayru man zakaaha anta waliya wa maulaha Allahumma ahsin lana dinana alladhi huwa ismatu amrina wa ahsin lana dunyana allati fiha ma'ashuna waj'al al-hayata ziyadatan lana fi kulli khayr wal mauta rahatan lana min kulli shar Allahumma aminna fi awtanina Allahumma ansur wulata umurina Allahumma ihdihim ila al-birri wat taqwa Allahumma arzuqhum bitawatan salihah اللهم اغفر لنا ولهم يا رب العالمين اللهم اغفر لنا ولهم يا رب العالمين اللهم اغفر لنا ولهم يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد